إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا ابتدنين تراتي أنكاله ترى تكحيل العينين بشرح عقيدة الغازيين تي آه، أفاوى أقبى نينو سنة الشيخ عبيد ابن عبد الله ابن سليمان الجابري رحمه الله تعالى وغفر الله له so tí wọ́n fi ṣàlàyé àkídàtu Raziyayn àkídà àwọn olùmọ̀ ńláńlá méjì so Abu Hatim àti Abu Zur'a tí ọmọ wọn tó jogún kílọ̀kọ̀ rẹ̀ tó jogún ìgbìyànjú ìgbìyànjú ìwámà àti ìgbìyànjú ìtasúnnàká tó jogún rẹ̀ yìí tó náà wá ṣe ìgbìyànjú tó kọ́ àwọn ìmọ̀ ìjọ so tó kọ́ àwọn ìmọ̀ ìjọ so tó wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn bàbá rẹ̀ àti àfá rẹ̀ nǹkan tí wọ́n bá pàdé àti nǹkan tán bá àwọn èèyàn lórí rẹ̀ ní gbogbo ayé so nǹkan tán bá àwọn èèyàn lórí rẹ̀ ní gbogbo àwọn ìlú tí wọ́n wà gẹ́gẹ́ bí eléyìí ti sẹ́nu ilẹ̀ níbẹ̀rẹ̀ tírà pé Ibn Abi Hatim ó sọ pé bàbá àwọn àti Abu Zur'a ní pé wọ́n sọ pé adrakna al nípa àwọn báwọn olùmọ̀ ó ní sa'altu abi ó ní mo bi bàbá mi wa Aba Zur'ata àti Abu Zur'a an madhhabi ahli sunna nípa madhhab àwọn oní sunna fi usuli din níbi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa ma adraka alayhi al-ulama àsìnkà táwọn méjì bá àwọn olùmọ̀ lórí ẹ̀ ní gbogbo àwọn ìlú tó ń ṣèrìn àjò lọ torí nínú àwọn tí wọ́n mọ̀ rihla tí wọ́n mọ̀ fún pé yẹn ń ah tí gbogbo olúfẹ́ dáhàmà òun ni abu hatim àti abu zura so ni wa ma adraka alayhi al-ulama fi jami'i al-amsar àti kata bá gbogbo àwọn olùmọ̀ lórí ẹ̀ ní gbogbo àwọn ìlú tí wọ́n lọ wa ma ya'taqidani min dhalik àti kata àwọn méjì náà láti sọ́kàn nínú rẹ̀ ó wá ní faqala àwọn méjì wá sọ pé adrakna al-ulama abáwọn olùmọ̀ fi jami'i amsar ní gbogbo ayé hijazan ní hijaz àti Makkah Madina àwọn agbègbè rẹ̀ wa iraqan wa misran wa shaman wa yamanan ẹwùn ká so ẹwùn ká báyẹn so nínú àwọn gata wọ́n bá wọn olùmọ̀ lórí ẹ̀ tó ma wọ́n gbà wọn látọ̀dọ̀ àwọn méjì òun náà ni pé wal khawariju murraq wal nípa àwọn khawariji tẹ́ ń wòye murraqun ni wọ́n oye so àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ti jádànù tó ti tàdànù ní wọ́n àwọn tó ti ṣe kíni àwọn tó ti tàdànù ní wọ́n wọ́n ni qala shaykhayn Sheikh Ubayd fẹ́ sálàyé gbólóhùn imamaini àwọn olùmọ̀ méjì wọ́n láwọn àfáà ńlá méjèèjì sọ pé rahimahumallah kọlọ̀mọ̀bá nípa àwọn khawarij wọ́n ti ṣe kí ni wọ́n ti fẹ̀sílẹ̀ wọ́n ni wa yushiru al-imaman àwọn olùmọ̀ méjì wọ́n sì ń tọ́ka sí rahimahumallah kọlọ̀mọ̀ bá kúkẹ́ àwọn méjì ila qawlihi sallallahu gẹ́gẹ́ bí ọfà sí ma ń tajade níbi kíni níbi tán ti ta oye so gẹ́gẹ́ bí ọfà so gẹ́gẹ́ bó ṣe ma ń ta jáde níbi tán ti ta so ó túnmọ̀ pé kí ni máríkù àwọn tán ta dànù àwọn tán ta kó nú ẹ̀sìn láwọn kọwàríjì murok jamu marik ni so murok jamu plural marik <clears throat> wani wa qawluhu sallallahu alaihi wasallam wọ́n ní bákanáà àti bólúwà nabi sallallahu alaihi wasallam ta nabi sọ pé tamruqu mariqatun ala hini furqatin minal muslimin anabi ni tamruqu mariqatun àwọn kíni àwọn kan ó jáde àwọn kan ó sì kíni wọ́n jáde ala hini furqatin minal muslimin so nígbàtí àwọn ah, musulmi bá píyà taqtuluhum awla ta'ifatayn bil haqq ẹ̀wọ̀n tí ó sì kíni ẹni tí ó pa wọ́n ni èyí tó lẹ́tọ̀ sí òdodo jù nínú ìjọ méjèèjì ẹ wo hadithi dáadáa hadithi kó yànà yà mẹ́ta sínú àwọn méjì mùsùlùmí ni wọ́n ọ̀wẹ́ àwọn méjì nù wọn mùsùlùmí ni wọ́n àbọ̀ àwọn méjì tán jẹ́ mùsùlùmí ẹ̀ àwọn ṣe kíni wọ́n ń jà láàrin ara wọn àsìkò táwọn eléyìí wá ń jà àwọn ọjọ́ kan wá sí kí ni wọ́n wá jáde wọ́n wá jáde eléyìí sì ṣẹlẹ̀ lásìkò Ali radiyallahu anhu lásìkò Ali tó ló ṣẹlẹ̀ pé àwọn ará Sham àwọn tánwà pẹ̀lú Muawiya radiyallahu anhu so wọ́n àtàwọn àyókù so àwọn sahaba náà sí wọ́n wà pẹ̀lú wọn so torí ta'wil pé á ah, wọ́n rò pé bó ṣe bí bí in tó lẹ́tọ̀ sí jù nìyàn pé ẹ̀ktas ní pé gbẹ̀san lára àwọn tí wọ́n pa kíni lára àwọn tí wọ́n pa Usman radiyallahu anhu sọ̀bọ̀ta aliyi nítorí maslaha mi rí pé á ah, ara so eléyìí annabi sallallahu alaihi wasallam ròyìn wọn pé àwọn musulmi ni wọn ìjọ ẹlẹ́ẹ̀kẹ́ ìtásẹ̀ wá yọ òun làwọn kíni òun làwọn khawarij so yí báyìí lẹ́ẹ̀kan sí hadith yẹn sọ pé tamruqu mariqatun ala hini furqatin minal muslimin tamruqu mariqatun àwọn àjọ ọkùn tajáde wò ala hini furqatin minal muslimin nígbàtà musulmi bá pínyà taqtuluhum awla ta'ifatayn bil àwọn tó wá lẹ́tọ̀ sódodo jù nínú ìjọ musulmi méjèèjì tán jàyàn àwọn ni ó pa wọn oye ẹwọ gbólówà nábi sallallahu alaihi wasallam anábi ní àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n wà àwọn tí wọ́n ti sọnù àbáwọn tí wọ́n wà lórí bídá àbáwọn tó jẹ́ kèfèrí kódà nábi ní aula aula ta'ifatayni bil aula kíni aula ta'ifatayni bil haqq pé àwọn àjọ tó lẹ́tọ̀ọ́ sí òdodo jù ni wọ́n pa àwọn khawarij so òun náà aliyu so radiyallahu anhu wa radiyallahu anil sahabati ajma'in a sì ti ma pé gbogbo àwọn nǹkan báyìí kí àwọn ma go in depth eh eh Muawiya sele Ali sele àbáwọn nǹkan tó jọ mọ́bà yẹn la kò tọ́ so kò tọ́ wọ́n ni fakana hadha alwa'du wọ́n ni àdéhùn tí annabi sallallahu alaihi wasallam sọ yìí àbí sadiqan fi aliyin wọ́n ló ṣe lára aliyi wa man ma'ahu àtàwọn tó wà pẹ̀lú aliyi mina sahaba nínú àwọn sahabi wa khiyari tabi'in àtàwọn tó lọ́lá jù nínú àwọn tabi'in wa radiyallahu an aliyin wa man ma'ahu kọ́lọ̀ bá kó sì yọ́nú sí aliyi àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ wa an muawiyata khalil mu'minin àti kíni àti muawiya tó jẹ́ ń kó àwọn mu'mini wa man ma'ahu mina sahaba àtàwọn tó wà pẹ̀lú muawiya náà nínú àwọn sàábí wa rahimallahu al-jami' kọlọ́wọ́ bá kó sì kí ni kó kẹ gbogbo wọn wa'lamu Sheikh Ubaydi wá ní ẹlọ́mọ ma'ashara al-muslimina wal-muslimat ẹ̀yin àpéjọpọ̀ musulmi àti musulma anna hadha al-laqab ní pé ó kọ̀ yí a'ni al-khuruj ní pé ìmá jáde àti ìmá jáde lé olórí lórí àbí ìmá jáde láwọn musulmi lérí wọn ni láhù ma'anayan ó ní túnmà méjì khuruju ní túnmà méjì ma'anan amun ìtúnmà gbogbogbò wa ma'anan khasun àti ìtúnmà tó dásàlẹ́sà so àwọn àfá àwọn máa sọ pé khuruj àbí ìtakété sáwọn musulmi ìjádelé àwọn musulmi lórí so ìfi àwùjọ àwọn musulmi lẹ̀ àwọn ọjọ́ mẹ́ta ló máa ń ṣe so àwọn ọjọ́ mẹ́ta náà máa ń ṣe so that is lọ máa ń ṣe lọ́nà tó yí pé ṣẹ̀rí àgbédájọ́ lé wọn lórí alákọ̀ọ́kọ́ òun ni àwọn khawarij àwọn khawarij àwọn lè iná burú jù ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn kíni àwọn quta'u turuq ẹlẹ́ẹ̀kẹta òun ni àwọn bugọ́ àwọn ahlul so ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni àwọn afá máa ń sọ ìdájọ́ wọn nasi man ṣe yàtọ̀ láàrin wọn sheikhul islam ibn taimiyyata rahimahullahu ta'ala wọ́n ní fatuwa tó dunga nínú majmu'ul fatawa nípa yàtọ̀ tó wà láàrin àwọn khawarij àtàwọn bugọ́ oye so yàtọ̀ tó wà láàrin àwọn khawarij àtàwọn bugọ́ ọ̀rọ̀ kan wà tí sheikhul islam sọ mẹ́rin pé gbogbo gbà òun ni pé sheikhul islam sọ pé ومن لم يفرق بين علي لا لا لا ومن لم يفرق بين معاوية وعمر بن العاص ومن معه في الشام وبين ذو الخويسرة ومن معه في نهروان so ọ̀rọ̀ yìí o ma ń mú smile wà gàgán pé a ṣe ẹwọ ẹgbẹ́ fahuwa min minal jahli wa dhulmi àti nǹkan báwọn tí Ibn Taymiyyah fi jíwẹ̀ rẹ̀ so bọ̀ta ala kulli hal ìran mẹ́ta táwọn afá ma ṣe kíni tó ma ń pín àwọn èèyàn tí wọ́n jáde lé àwọn mùsùlùmí lórí tó takété sáwọn mùsùlùmí ìran mẹ́ta tó ma ń pín wọn sínú àwọn èyí sì ṣe nǹkan kan náà nù dájọ́ alákọ̀ọ́kọ́ la pé kíni àwọn kíni àwọn khawarij ẹlẹ́kejì àwọn qutta' turuq ẹlẹ́kẹta àwọn bùgọ́ Sheikh Ubaydi wá fẹ́ sàlàyé ìdájọ́ ìkọ̀ọ̀kan eh, fún wa nínú rẹ̀ wọ́n ni ah, wa'lamu ma'ashara al-muslimina wal-muslimat wọ́n ni ẹlọ mọ́ ẹ̀yin àkójọpọ̀ musulmi àti musulma anna hadha al-laqab nípò kọ̀yọ́ a'ni al-khuruj nípé ìmá jáde lórí lórí yíò àbí ìmá jáde ìmá takété sáwọn musulmi yíò lahu ma'nayan ìtumọ̀ méjì lóní ma'nan 'amun ìtumọ̀ gbogbo wa ma'nan khasun àti ìtumọ̀ tó dásà lẹ́sà fún wọ́n ni falma'na al'am ìtumọ̀ gbogbogbò fún khuruj wọ́n ni huwa kullu man faraqa jama'atal muslimina wa imamahum òun làwọn tí wọ́n ṣe kíni tí wọ́n pa àwọn ìjọ musulmi àtàwọn olórí wọn tí wọ́n pa wọ́n tì wa kharaja alayhim bis-sayf wọ́n sì jáde lé wọn lórí pẹ̀lú dà ka qutta'i àwọn kíni gẹ́gẹ́ àwọn highway robbers àwọn adánilọ́nà oye so àwọn adánilọ́nà so àwọn àwọn adánilọ́nà àwọn tó ń jalè ní ojú ọ̀nà àwọn èèyàn tí wọ́n ń gé àwọn èèyàn lọ́nà so wọ́n ní kakò tọ́ àìtòrùk wọ́n ní mínàlẹ̀ àìsọ̀bát àwọn tí wọ́n jẹ́ kí ni tí wọ́n jẹ́ highway robbers àwọn gangs nínú àwọn gangs mínàlẹ̀ àìsọ̀bát àìsọ̀bá ní gang so mínàlẹ̀ àìsọ̀bát nínú àwọn gangs wal-lusus àtàwọn olè oye wọ́n ni fahum khawariju bi hadha al-ma'na al-'am ẹwọ fiqh Sheikh Ubaid Sheikh Ubaid sọ pé kí ni àwọn quta'u turuqu àwọn náà khawariji láwọn náà pẹ̀lú ìtumọ̀ gbogbogbò yìí pé ìtumọ̀ ìran àwọn tán takété sáwọn mùsùlùmí tán sì pa àwọn olórítì oye wọ́n ni annahum kharaju an hadhirati jamaa torí wọ́n kú ní kíni ọgbà àwọn jama'a ọgbà àwọn mùsùlùmí wa rayatil jama'a wọ́n sì kó lábẹ́ àsí àwọn agbogbogbò oye ìran aláhọ́kọ́ nínú àwọn ọ̀ràn tí àwọn afá ma ń pín àwọn tí wọ́n takítí sáwọn mùsùlùmí àwọn tó jáde láwọn mùsùlùmí lórí ni àwọn kíni àwọn bandits àwọn highway robbers so bẹ́gẹ́ bí gẹ́bà sí màláyé sí pé àwọn bandits wà ní wọ́n wà ní náà so ìran kan nínú àwọn khawarij ni wọ́n so ìran kan nínú àwọn kíni nínú àwọn khawarij ni wọ́n ṣùgbọ́n àwọn yàtọ̀ sí khawarij in the sense pé àwọn òun ni Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala àwọn Ọlọ́hun Ọba ń sọ ìdájọ́ wọn nínú suratul ma'ida ní pé innama jaza'u alladhina yuharibuna allaha wa rasulahu wa yas'auna fil ardi fasada an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf so aw yunfaw min al so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé ẹ̀san àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n gbógun ti Ọlọ́run Ọba àwọn olùmọ̀ máa ń pè àwọn eléyìí ní al-muhariba nínú àwọn kutubul fiqh so àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n gbógun ti Ọlọ́run Ọba àtọ̀jíṣẹ́ rẹ̀ so àwọn afá sọ pé àwọn kò tọ́ ọ̀tọ́rọ̀k àwọn highway robbers so ní pé ẹ̀san wọn so àbí kan sí kí ni kákan wọn àgbélébù àbí kí wọ́n gé ìdàkejì apá àtẹsẹ̀ wọn tán bá gé apá ọ̀tún wọ́n gé ẹsẹ̀ òsì oye so aw yunfaw min al-ard àbí kan sí kí ni àbí kan lé wọn kó nílùú lò kí wọ́n lé wọn kó kí wọ́n expel wọn kó nílùú àbí kí sí kí ni kí wọ́n exile wọn so àwọn ìdájọ́ àwọn kí ni ìdájọ́ àwọn kò tọ́ ọ̀tọ́rọ̀ kìlẹ̀lẹ̀ àwọn olùmọ́wá sún sí ẹ̀yàpọ̀ inú náà pé ṣé ìdájọ́ yìí ṣé wọ́n lo gbogbo ẹ̀ lórí wọn lẹ́ẹ̀kan náà ni ṣé wọ́n lo gbogbo ìdájọ́ yìí ṣé wọ́n lo gbogbo ìdájọ́ lórí wọn lẹ́ẹ̀kan náà ni pé wọ́n pa wọ́n wọ́n dẹ̀ sí kíni wọ́n dẹ̀ kàn má gbélébò wọ́n dẹ̀ mọ́ tàbá ni wọ́n kàn án má gbélébò kìí pé ní tàà sọ ni pé wọ́n wàá ṣe kírọ́ọ̀sì oyé ṣèyí sí ní tàà sọ ni pé wọ́n ṣe kírọ́ọ̀sì àbí dandandandan wọ́n gbọ́dọ̀ ṣe kírọ́ọ̀sì bọ̀ ní tàà ti mọ̀ ni pé wọ́n sà kàn wọ́n mọ́ ní tàà lè fi gbọ́ yé nìyẹn pé wọ́n kàn wọ́n mọ́ pẹ́ ẹjá ni wọ́n kàn mọ́pẹ̀ so wọ́n ṣe kí ni wọ́n kàn wọ́n mọ́pẹ̀ oye so ah, àbí wọ́n ṣe kí ni wọ́n ṣe wá ṣe kí ni wọ́n ṣe wá àwọn gé apá wọn àtẹsẹ̀ wọn tó takora wọn tó jẹ́ opposite sẹ́ra wọn àbí wọ́n ṣe kí ni àbí wọ́n lé wọn kóònù lò so eléyìí àwọn àwọn olùmọ̀ sọ pé so wàlí ìlú amri ẹni tó jó lórí fáwọn mùsùlùmí ni ó decide pé ah kí lóun fẹ́ ṣe fún wọn so àwọn afá sọ bẹ́ẹ̀ so pé ó lè ṣèyà ó lè ṣèyí tó bá wò wa hadha madhhabu malikin so ní pé òun ni ó ṣe kíni òun ni ó sa nǹkan tó bá wò àwọn afá mi sọ pé ara ní pé lódì ìwọ̀n ẹ̀ṣẹ̀ tán bá ṣe ni tó bá yẹ pé wọ́n kàn jalè ní wọn ò pààyàn wọ́n ó ṣe kíni wọ́n ó wọ́n ó gé apá wọn àtẹsẹ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ bọ̀ tó bá yẹ pé wọ́n ṣe kí ni wọ́n ò jalè wọ́n kàn dẹ́rùbà àwọn èèyàn lọ́nà ni wọ́n lè wọn kún nùlú oye tó bá yẹ pé wọ́n pààyàn oye tó bá yẹ pé wọ́n pààyàn wọ́n kàn wọn mọ́kíni tó bá yẹ pé wọ́n pààyàn so tó bá yẹ pé wọ́n pààyàn nìkan wọ́n pa wọn sàtíbẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ so eléyìí ni ìran aláwọ̀kọ́ nínú ọ̀ràn àwọn tí àwọn tán takété sáwọn musulmi tí wọ́n jáde láwọn musulmi lórí so ìdájọ́ wọn sì nìyẹn nínú tírà Ọlọ́run wa Shaykh Ubayd wá ní wal ma'na al khas lil khuruj wọ́n ní ìdájọ́ tó dásà lẹ́sà fún khurujo takfirul imami wa man ma'ahu wọ́n ní takfirul imami wa ni àwọn tí wọ́n pe olórí tí wọ́n pe ní kèfèrí àtàwọn tí wọ́n wà pẹ̀lú olórí wọ́kọ̀ la yukaffiruna al-imam wọ́n ní ìgbà míì náà sí rẹ̀ wọ́n lè má pè ẹni tó jórí nìyàn wọ́n lè má pè ní kèfèrí walakin yukaffiruna murtakibal kabira walakin yukaffiruna murtakibal kabira kullu man kaffara bil kabira àwọn khawarij ní gbogbo àwọn tó wáyé pé àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọgbì wọ́n fi ń gbé pé èyàn ní kèfèrí wa qala bi hilli dami murtakibiha wa malihi wọ́n ní wọ́n sì sọ pé ẹ̀mí ẹni tó ti ṣe ẹ̀ṣẹ̀ gbáǹkọgbì yẹn wọ́n ní fa innahu kharijiyyun irú ẹni báyìí khariji ni o irú ẹni báyìí khariji ni oye wa sheikh abdulaziz bin baz wọ́n ní sheikh baba bin baz rahimahullah wọ́n ní yukaffiru al-khawarij wọ́n máa ń pè àwọn khawarij ní kèfèrí allahu akbar ọlọ́wọ́ bá máa ń strengthen àwọn mawakifu kọ̀ọ̀kan pẹ̀lú àwọn olùmọ̀ àjìlá àwọn olùmọ̀ tán gbangban gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá fi Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala fi straighten ọ̀pọ̀lọpọ̀ àwọn mawaqif tó pọ̀ gan àpàwọn ikhtiyarat tó pọ̀ gan nínú fiqh so wọ́n ni ah, wa hatta hadhihi as-sa'a wọ́n ni kódà dìgbà yóò ana amilu ila hadha Sheikh Ubaydi ni ibi tèmi náà ń fi sí ni bọ̀ so but àwọn tí wọ́n jẹ́ àjìlá wọ́n gbà pé kéfèrí ni wọ́n wọ́n ni wà hátà hadhihi sáà ana amilu ila hadha wọ́n ni kódà ní àsìkò yìí ibi tèmi náà ń fi sí ṣẹ́kù bẹ́ẹ̀ ni ibi tèmi náà ń fi sí ni pé kéfèrí ni wọ́n so àwọn tó sì pọ̀ nínú àwọn shuyukh mashayikhina wọ́n gbà wá fún wa pé kíni ni So Sheikh Fawaz, so hafidhahullahu ta'ala, Sheikhuna Sheikh Fawaz, wọ́n sọ fún akpé Sheikh Ahmed al-Najmi, àwọn náà máa ń kàfàrà wọn a Khawarij. So Sheikh wa Sheikh Yahya al-Nahari, àwọn náà sọlé fún wa. Wọ́n ni wa hatta hadhihi sa'a ana amilu ila hadha, ní pé ibi tẹ́mi náà lakin lam asda' bihi, ṣùgbọ́n lamale. lámọ́lẹ̀. Sheikh Ubaydi ní yìí lámọ́lẹ̀, ṣùgbọ́n ibi tẹ́mi náà fi sí ni. yii lamole sugbon ibi temi naa fi man jalasani, wọ́n ní ẹni tó bá ń jòkó wá mọ̀ lọ́dọ̀ mi wà ákìsàrọ̀ mujalasati tó sì pọ̀ ní ìjókó wá mọ̀ lọ́dọ̀ mi ya àrífún hadha anni yóò mẹ́lẹ̀ nípa èmi Ubayd oye wọ́n ní wal murraq wọ́n ni allati nassa alaiha ẹni tó jẹ́ tó sì pé kò lè sàṣẹ́ níbi tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún òun náà ni annabi sallallahu alaihi wasallam tó sọ tó sọ wọn ló kọ̀ yìí wasammahum aidan bákan náà annabi sallallahu alaihi wasallam sọ wọn ni sufaha al-ahlam nípa àwọn tó ń ṣe kíni àwọn tí wọ́n jẹ́ òpònú nínú òrórí wọn hudatha al àwọn tó yí pé kíni wọ́n jẹ́ wọ́n kéré nínú ọjọ́ orí wọn wọ́n ni wasammahum kilaban nar wọ́n ní annabi sallallahu alaihi wasallam tún pè wọ́n ní kíni ajana wọ́n ní wa sharru qatla tahta adimi sama àti pé kíni àwọn tó burú jù lẹ́ni tí wọ́n pa lábẹ́ sama wa amara bi qatlihim wa qitalihim a annabi sallallahu alaihi sì pàṣẹ pé kí wọ́n ṣe kíni kí wọ́n pa àárín àwọn ará islam nínú nínú òpinya wa qatlil anfusil ma'suma àti ma gba àwọn ẹ̀mí tó ṣe pé kíni àwọn ẹ̀mí tí ó jẹ́ ẹ̀mí tó dáàbòbò ẹ̀mí tábò wà lórí ẹ̀ wọ́n ni wal-i'tidahi 'ala al-amwali wal-a'rad àti ma kọjáàlà lórí dúkìá àti lórí kíni lórí ìjọmọlúwàbí àwọn èèyàn wọ́n ni wa'lamu ayyuhal muslimun wọ́n ni ẹ̀sìlọ́mọ̀ yí musulmi o annal khawarija nípa àwọn khawarijo yanqasimuna ila qismayni akharayn àwọn khawarij wọ́n tún pín sí ìran mi méjì muhariba àwọn tí wọ́n jagun wa qa'adiyya àwọn táwọn ṣe kíni àwọn táwọn ò jagun táwọn jókòó oye so àwọn tí wọ́n jagun àtàwọn táwọn ṣe kíni táwọn ò jagun so wọ́n wá ní fal muhariba wọ́n ní sẹ́yẹ́ láwọn táwọn ń jagun àwọn khawarij táwọn ń gbógun táwọn mùsùlùmí tán pa àwọn mùsùlùmí tí wọ́n ń jagun yẹn wọ́n ní humul ladhina yarfa'una as-sayf àwọn ni wọ́n ń gbé ìdà sókè wọ́n sì sẹ́kí wọ́n sì ń fi ìdà bí hujjati kufrihim pẹ̀lú ẹ̀rí pé kíni wọ́n ti ṣe kèfèrí pẹ̀lú ẹ̀rí pé àwọn olórí yẹn kèfèrí ni wọ́n wa haulahi al-muhariba qisman àwọn táwọn náà tún jẹ́ muhariba yẹn wọ́n tún pèsè méjì àwọn khawarij onídà oye àwọn khawarij onídà kìí sàwọn àjòkúnlé ṣe fatwa àjòkúní kọ́tọ̀rù ṣe fatwa àjòkúní kọ́rọ̀ yàrá ṣe fatwa àwọn kọ̀ádíyà nìyẹn oye adọ́gbọ́n lọ Saudi padà sí Nàìjíríà ṣe fatwa kìí sáwọn so àwọn kan àdíyà ni bá àwọn muhariba àwọn tí wọ́n jagun gangan wọ́n ní àwọn náà kó sí méjì qismun lahum rayatun ma'luma àwọn tán sí kí ni àwọn tí wọ́n ní àsíá tààmà i'tasamu biha wọ́n ìsẹ́ kí ni wọ́n sì àwọn dó ti àsáì wọ́n ní wa tamayyazu fi makanin mu'ayyan wọ́n sì wà láyé kan wọ́n dáyàtọ̀ láyé kan tó dá sàrẹ́sà yumkin يمكن الوصول إليه آيتين لدبني وهؤلاء هم الذين يسوغ للإمام مناظرتهم àwọn yìí lẹni tó ṣe pé kíni ó tọ́ fún ìmáàmù láti ṣe kíni láti bá wọn jiyàn wa kashfu shubahihim àti láti sísọ lórí ìrújú wọn wa mujadalatuhum bis sunnah àti ìṣe ìpè wọn níjà pẹ̀lú sunnah kama sọ́nà rabi'u umara il-mu'minin gẹ́gẹ́ bí ẹlẹ́kẹrin nínú àwọn olùpàṣẹ fáwọn mu'mini gẹ́bọ́ yẹ ṣe ali ibn abi talib hina ba'atha ila ahli nahrawan nígbà tó rán sí àwọn ará nahrawan habrol umma oye ẹni tó jẹ́ kíni ẹni tó jẹ́ olùmọ̀al umma yìí wa turjuman àti olùsàlẹ̀yẹ qur'an ibn ammihi ọmọ ọkù rẹ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ni fanadhara alqawma ó bá wọn khawarij ó bá wọn pọ̀ faqasamahum ó sì borí wọn wa falajahum ó tú wọn lásìrí wa afhamahum ó sì dá wọn lákẹ́ wọ́n ni wa raja'a minhum àwọn 2000 nù wọ́n sì padà wastamarra albaqiyyatu ala dalalihim àwọn yòókù wọ́n tẹ̀síwájú wọ́n sì dún ní máànú wọn wọ́n ni fasta'ana al-khalifatu rashidu rabi'u radiyallahu anhu billah wọ́n ni khalifa ẹlẹ́kẹrin olùmọ̀nà ó wá ìrànlọ́wọ́ di pẹ̀lú Ọlọ́run Ọba wa azama ala harbihim ó sì dẹ́kan bẹ́ẹ̀ sì ni ó sì ní ìdámọ́rẹ̀ láti jà wọn lógun wa Ah, hatta araha al-islam wa ahlahu min sharrihim tí tó fi fi islamu àtàwọn ará islam tó fi fún lẹ́mì balẹ̀ nínú aburú wọn so ìpín alákọ̀ọ́kọ́ nìyàn nínú ìpín àwọn khawarij al-muhariba ah, bí Sheikh Ubaydi ṣe pín ni hakikatan lódodo ọ̀rọ̀ pé ìbá wọn ṣe àmúnádọ́rọ̀ eléyìí nǹkan tí olórí ló ma ń wòye sí maslaha rẹ̀ oye olórí ló ma ń wòye sí olórí ló ma ń wòye sí so but àṣẹ́kọ̀bẹ̀ ìdí nínú bíbá àwọn sekínì àwọn pín wọn sí ìpín mustaqil so olórí ló ma ń wòye sí so bá wọ́n pín sí ìpín tó dásà lẹ́sà yọ lọ́tọ̀ wà ilá ìran khawarij náà ni alqismu thani alkismu thani ìpín ẹlẹ́ẹ̀kejì tí a sheikh fes dákọ̀ ìpín gbogbo àwọn khawarij náà nìyàn ìpín gbogbo àwọn khawarij náà nìyàn ṣùgbọ́n yìí lọ bá wọn láti lọ sàlàyé àwọn ẹ̀rí fún wọn eléyẹn olórí ló ma ń wòye síyàn so olórí ló ma ń ṣe kíni olórí ló ma ń wòye síyàn so bọ̀ àti bá rí mìbàí sheikh obaid wọ́n ṣe kíni wọ́n pín mìbàí wọ́n ní alkismu thani wọ́n ní ìpín ẹlẹ́ẹ̀kejì min al-muhariba nínú àwọn khawarij táwọn sí kíni táwọn ń jà àwọn mùsùlùmí lógun al-isobat àwọn gangs àbáwọn àkójọpọ̀ àwọn ìjọ àwọn èèyàn alladhina laysat lahum raya tí wọ́n ní flag wa innama hum isobatun ṣùgbọ́n kíni ṣùgbọ́n àwọn gangs ni wọ́n wọ́n ni yakhrujuna fi'atin wọ́n ma jáde láwọn lórí lórí níjọ níjọ aw takunu lahum raya àbáwọn náà ti ẹ̀ ní flagging that is wọ́n ti dá ìjọ tí wọ́n kalẹ̀ wọ́n ti dá nation tí wọ́n kalẹ̀ wọ́n ni lákin la yumkin la yumkin al-wusulu ilayha ṣùgbọ́n èyàn ò lè dọ́dọ̀ wọn ṣùgbọ́n èyàn ò lè ṣe kíni èyàn ò lè dọ́dọ̀ wọn kan tanzim al-qa'ida gẹ́gẹ́ bí àwọn al-qaida oye ṣe gẹ́gẹ́ bí tanzim ìjọ al wọ́n ni allati yuqal àwọn inna rayatahum fi jibali afghanistan ní pé kíni pé flag wọn ó wà níbi àwọn mountains afghanistan wọ́n ní fa'áwùláhì la yunadharun àwọn ilé èèyàn ní sekini èèyàn ní bá wọn dìbètò wala yuhawarun èèyàn ní bá wọn dialogue bal yatasadda lahum imamul muslimina yálà ẹni tó jẹ́ olórí àwọn musulmi yóò dájú kọ wọn bima utiya min quwwah pẹ̀lú nǹkan tán fún nínú agbára faman waqa'a fi qabdatihi ẹni tó bá kó sábẹ́ ìgbámú rẹ̀ fa innahu yutabbiqu alayhi ahkam Allah yóò lo ìdájọ́ Ọlọ́run balẹ̀ wọn lórí wọ́n ni faman waqa'a fi qabdatihi ẹni fi ayatil ma'ida wọ́n ní irú ẹni báyìí wọ́n ṣe kíni síwájú kí wọ́n tó kan tó ṣe kíni kan tó rìlízi fáyà lé lórí àbí kan tó rìlízi ọfà lé lórí wọ́n ṣe kíni wọ́n lo ìdájọ́ ọlọ́run ọba so tó wà nú aya ma'ida wọ́n lè lè lórí pé innama jaza'u alladhina yuharibuna allaha wa rasulahu yas'auna fil ardi fasada an yuqattalu aw yusallabu أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض وني وهذه أربعة أحكام وني دا جمين للي وني التحقيق شيخ وني آئي تجي قاقا أن الإمام مخير فيهم بما يراه رادعا لهم ní pé جلوري. tó jó lórí yóò sẹ́sà yóò ṣe nípa wọn èyí tó rí pé yóò ṣe kíni èyí tó rí pé yóò dẹ́kun wọn níbi nǹkan tí wọ́n ṣe yẹn èyí tó rí pé yóò ṣe kíni yóò dẹ́kun wọn níbi nǹkan tí wọ́n ṣe annal imama mukhayyarun fihim bima yarahu radi'an lahum so ó túnmọ̀ pé madhhabu alimamu malik rahimahullahu ta'ala ó ní sheikh Ubaydi wọ́n ṣe ikhtiyar mi báyìí oye wọ́n ni wa muhassinan lil ummati minhum wọ́n ni yóò sì dáàbò bọ́ al'umma níbi aburú wọn wà qati'an li dabirihim yóò sì gé kìí yóò gé wọn tán pátápátá faman dubita bí ifsadihi ẹni tán bá gbámú bí ifsadihi pẹ̀lú jàmbá àti bàjẹ́ tí ń ṣe wà khirbatihi wà khiziyatihi àti ìdankaru àti kíni àti ìwà yẹpẹrẹ tó ń wù wọ́n ni fa innahu la yunasah wọ́n ni gbàmọ́nà wà yí ni dáa annahu mugharrarun bihi abadan kódà kó ṣe pé à ah, wọ́n tàun jẹ ni kó kílèmù pé wọ́n tàun jẹ ni wà in tàbà tó bá túbá fatawbatuhu fima baynahu wa bayna Allah tí túbá rẹ̀ láàrin wa tọ́lọ́wọ́ bá ló wà la yahulu ahadun baynahu wa bayna Allah kò sẹ́ni tó lè wá láàrin wa tọ́lọ́wọ́ bá oye khariji terrorist so tán bá gbámú alladhi yudbat èyí tán bá gbámú bi khirbatihi pẹ̀lú kíni pẹ̀lú ìdankarú rẹ̀ wa mukhattatatihi àtàwọn plans rẹ̀ àwọn ìgbésẹ̀ rẹ̀ alfasida àwọn ìgbésẹ̀ aburú tó fẹ́ gbé wọ́n ni wa ma hala baynahu wa bayna tanfidhi ah, ah, mukhattatihi illa alqabdu alayhi kò sì sí nǹkankan tó dí láàrin tó dí òun àti kíni àti ìyí gbé nígbésẹ̀ àwọn nǹkan tó ti ní kíni àwọn nǹkan tó ti ní ní a plan yẹn àti kò sí nǹkan tó dí òun àti plan rẹ̀ lọ́wọ́ so kò sí nǹkan tó dí àti implement àwọn plan rẹ̀ illa al-qabdu alayhi àyàfi pé wọ́n gbámú gẹ́bẹ̀ ni bí gẹ́bí terrorist tán gbámú níbi títí ṣe kíni níbi títí ṣe bomb wọ́n ni qawluhu alayhi sallallahu alayhi wasallam wọ́n ni gbólówà nabi sallallahu alayhi wasallam gbogbo bí tẹ́ ti bá wọn khawarij pàdé faqtuluhum ẹ pa wọ́n ni o oye gbogbo bí tẹ bá ti bá wọn khawarij pàdé ẹzikí ni ẹ pa wọ́n ni wa qala sallallahu alaihi wasallam wọ́n ni annabi tó sọ pé la'in adraktuhum tí n bá bá wọn pàdé la'aqtulannahum qatla eléyìí iṣẹ́ olórí ni ò gẹ́ẹ́sẹ̀ wọ́n ló ma wá wá àwọn kíni àwọn kọwàríjì káàkiri abẹ́ni tó bá ti kílèmù pé kọwàríjì ni ọwà ma pa ara ọ̀ eléyìí olórí ni wọ́n fi ń bá sọ̀rọ̀ so yí báyìí so olórí náà fi ń bá sọ̀rọ̀ ẹ wá so kò fẹ́ jọ wípé Sheikh Obeid dákọ̀ ni àwọn bùhọ́ oye so ìpín ẹlẹ́kẹta ta sọ pé nínú àwọn gbogbo àwọn tó máa ń takítí sáà mùsùlùmí àbáwọn tí wọ́n jáde lé olórí lórí ìpín mẹ́ta náà ni wọ́n so aláwọ̀kọ́ àwọn khawarij ẹlẹ́kẹjì quta'u turuq ẹlẹ́kẹta wọn kíni albughaw that is ahlul baghi so aya yìí ó ń sọ̀rọ̀ nípa àwọn bugọ́ ni àwọn bugọ́ that is àwọn tí wọ́n kọ gbólóhùn bugọ́ yìí káàkọ́ sàlàyé so gbólóhùn bugọ́ àbí ahlul bagi kìí ṣe gbólóhùn tabdi' àbí tafsiq àbí kìí ṣe pé gbólóhùn tí yàn fi ń pè wọ́n ní pé ó sheikh arafat sọ pé ibn alimami ibn Qudama wọ́n na kọ́lá ijima wọ́n gba ijima wá lórí ẹ̀ oye wọ́n gba ijima wá lórí ẹ̀ pé kìí ṣe gbólóhùn tafsir àbí tabdi'a kí ló torí pé kíni torí pé àwọn tán jẹ́ so àwọn mùsùlùmí ni wọ́n nínú ìyàtọ̀ tó wà láàrin wọn àtàwọn khawarij náà nìyà so àwọn tán jẹ́ bùgọ́ mùsùlùmí ni wọ́n so ṣe rí sífà tí Sheikh Ubaydi fún àwọn àjọ aláwọ̀kọ́ náà wọ́n tán pé khawariji ó bá báwọn àfáà ṣe máa ń ròyìn àwọn bògọ́ ọmọ nínú kíni nínú àwọn tíra fiqh oye so ó bá báwọn àfáà ṣe máa ń ròyìn àwọn bògọ́ ọmọ so la'alla Sheikh bóyá àwọn tí Sheikh gbà lérò náà ni so la'alla Sheikh arada wa illa eh, pé kíyàn pé àwọn khawariji pẹ̀lú àwọn munazara àwọn afá ma ń tẹ́kí ni wọ́n ma ń kó wọn sójú kan papọ̀ ni o pé kò sí mẹ́jẹ̀mú pé èèyàn gbọ́dọ̀ náfọ́rọ̀ àwọn khawarij ara o so yí so olórí ló kàn máa rí maslaha pé tọ́ kíyàn náfọ́rọ̀ àbí kíyàn jẹ́ kí wọ́n rẹ̀ rí wà ilá ìdájọ́ àwọn khawarij náà ni pé kí n lo ìdájọ́ ọlọ́wọ̀n balẹ̀ wọn so tábà ti gbá wọn lo ìdájọ́ ọlọ́wọ̀n balẹ̀ wọn lórí ni so àwọn làwọn tó ń ṣe kí ni àwọn ọjọ́ kan nínú àwọn mùsùlùmí ni wọ́n so wọ́n wá ń bá wọn mùsùlùmí yòókù wọn bá wọn jà láṣàkà sí pé olórí ibìkan náà ni ó sáwà níbi àwọn méjì àbí ibìkan náà lórí ó wà láàrin níbi méjì ọ̀dọ́ olórí ẹni tó bá jó lórí yóò kọ́kọ́ gbìyànjú kíni islah ẹni tó lọ́wọ́ sọ pé wa in ta'ifatani minal mu'minina yaqtatalu fa aslihu baynahuma yóò kọ́kọ́ gbìyànjú láti tún àárín wọn sí ọ̀yí so tí ó bá wá tàn ní wọ́n sí àwọn tí ó wà pẹ̀lú olórí náà lólórí ó wà pẹ̀lú wọn àwọn tí wọ́n wà pẹ̀lú olórí náà lólórí ó wà pẹ̀lú wọn so àwọn eléyìí àwọn òǹkàkan nínú àwọn mùsùlùmí ni àwọn ṣe kí ni wọ́n ta kété sáwọn mùsùlùmí àti sáwọn olórí nítorí ṣubọ́hà kan àbí nítorí ta'wili kan olórí ó gbìyànjú láti ṣe yàkínà àwọn pẹ̀lú hujja pẹ̀lú dalil láti bá wọn sọ̀rọ̀ láti sàlàyé fún wọn láti jíròrò pẹ̀lú wọn tán bá kọ́ olórí bá wọn jà bọ̀ àwọn mùsùlùmí ni wọ́n àwọn khawarij àwọn ìyapa wà ṣé mùsùlùmí ni wọ́n ṣé àwọn iṣẹ́ mùsùlùmí sọ àwọn fámílì kèfèrí làwọn ẹlẹ́ẹ̀kejì nínú ìyàtọ̀ tó wà láàrin àwọn bùgọ́ àtàwọn khawarij ó pé àwọn khawarij yuqataluna ibtida'an eléyìí Shaykhul Islam sọ nínú Majmu' al so yuqataluna ibtida'an àwọn khawarij ìpìlẹ̀ lè yóò ti gbógun tàwọn ẹ̀rọ àwọn bugọ́ ahlul baghi àwọn la yuqataluna ibtida'an àwọn kìí sí ìpìlẹ̀ lè yóò ti kíni lè yóò ti gbógun tàwọn oye olórí ọkọ̀ọ̀kọ́ gbìyànjú láti ṣe islah láti bá wọn sọ̀rọ̀ so yí so àtàwọn ìyàtọ̀ ìyàtọ̀ tó pọ̀ táwọn afá ma ń dákọ nínú tíra fiqh pé àwọn ilé ìwọ̀n wọn ò ní sọ àwọn obìnrin wọn di àwọn ọ̀rọ̀ fáwọn mùsùlùmí àtàwọn nǹkan tó jọ mọ́bẹ̀ ẹni tó bá sálọ nínú wọn wọn ò nílé wọn àwọn bùgọ́ ẹni tó bá sálọ wọn ò nílé oye àwọn kọwàrí tó bá sálọ ẹlé wọnú ihò èkété tí kárìjí tẹ́rọrìsì tó bá sálọ wọ́n lé wọn wọnú ihò èkété so ti yé báyìí so ìpín aláàkọ́ tí sẹ́kọ̀ọ́bẹ̀ ìdídákan mẹ́bàáyìí ó súnmọ́ ó súnmọ́ gan ìròyìn táwọn àfáà ma fi ń sàlàyé àwọn bùgọ́ àwọn ahlul bagi nínú tíra so yí báyìí so Shaykh Ubaydi ni wa bi hadha yu'lam wọ́n ni pẹ̀lú ilé ìta ti sàlàyé àwọn àmà o butulan batilan ok Shaykh Ubaydi ni wa bi hadha yu'lam batilan min bawatil min bawatil al-mudallila al-mukhadhila al-mutahadhliqa al-mutahazziba ila al-bid'ah wọ́n ní pẹ̀lú àlàyé táwọn ti ṣe fún wa yìí a wà mọ̀ anù méjì nínú àwọn anù àwọn ẹni anù àwọn olùṣegíní àwọn olùjàmbá àwọn mùsùlùmí àwọn kíni àwọn afẹnuwa afẹnuwatọ́ wàwàkúwà afẹnuwarọ́f àwọn kíni àwọn ẹlẹ́gbẹ́ ọ̀yẹ́ gbogbo tí sẹ́kù bí ìdí fi jú rẹ̀ ni wọ́n ni òun ni pé albatilul awwal annu aláwọ̀kọ́ nínú àwọn ẹni yìí òun náà ni pé ad-difa'u an ha'ula'il mujrimin kama defend àwọn terrorist so kama defend àwọn terrorist bima yudda'a min at-ta'ziri bihim ní pé kama pèkè pé à kí olórí kan ní pé bima yudda'a min at-taghriri bihim pẹ̀lú nǹkan tó máa ń claim pé àwọn khawariji wọ́n gbàtànjẹ́ ni they were deceived àkán deceived wọ wọ wọ bí tí wọ́n deceived lọ́nà ni oye so kan deceive wọ bí tí wọ́n deceive lọ náà ni wọ́n ni so albaqilul awwal anu aláwọ̀kọ́ nínú àwọn tó ma ń sọ anu àwọn ẹni anu àwọn kíni àwọn olùjàmbá àwọn mùsùlùmí àwọn afẹnuwarọ́fù àwọn aládàádálẹ̀ ẹlẹ́gbẹ́ tó ma ń defend àwọn terrorist anu aláwọ̀kọ́ wọn náà ni pé ad-difa'u an ha'ula'il mujrimin kama defend àwọn ọ̀daràn terrorist yìí bima yudda'a min at-taghriri bihim pẹ̀lú pé a àwọn èèyàn ló tàn wọ́n wọ́n deceive wọn ni wọ́n ni wa shar'u muhammadin sallallahu alaihi wasallam wọ́n ni shari'a nabi sallallahu alaihi wasallam sire yóò laysa fihi ma yusnadu hadhihi alqa'ida kò sí nǹkan tí yẹn fẹ́ fi nǹkan tán sọ yìí kò sí nǹkan fẹ́ fi tì sí nínú shari'a nabi sallallahu alaihi wasallam balil mukallaf balkini balil mukallaf yálà ẹni ó ti bàlágà ó ti dẹni tí ọlọ́wọ́ bóbi tó bá kú pé kí létọ̀ sílé kí létọ̀ sílé wọ́n ni yukhadhu bi jariratihi ala siyama fi hadha al-bab wọ́n ni wọ́n ṣe kí ni wọ́n mú pẹ̀lú nǹkan tí ó bá ṣe nú ẹ̀ṣẹ̀ ni pàápàá jùlọ lábàlá yìí wọ́n ni wal mukallaf huwa al-balig ẹni tá ń pè ní mukallaf lẹ́n tó ti bàlágà al tó ní làákàí wọ́n ní fa'idha dubita tán bá ti gbárò ẹni bẹ́ẹ̀ mú wa ulqiya alayhi alqabdu wọ́n ti kíni wọ́n ti kíni wọ́n ti restrain rẹ̀ faqala gharraru bi ó wá ń sọ pé wọ́n tẹ̀mí ni wọ́n gbá terrorist níbi àwọn níbi ìdájọ́ yìí àwọn khawarij àtàwọn bugha wọ́n ṣá ààyè ah, náà àwọn khawarij àtàwọn qutta' turuq wọ́n jọ kó wọ́pọ̀ mẹ́ òní pé kíni tán bá gbá àwọn qutta' turuq àwọn bandits mú tó wá fẹ́ mọ́ túbá ara wọ̀ àmọ́ tó bá yẹ kó ti túbá síwájú kan tó gbá mú gẹ́bọ̀ síwá nínú ah, fil akhirati عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم so ní pé àyàfi àwọn tí wọ́n túbá síwájú kí a so نعم so إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم so ní pé àyàfi àwọn tó ṣe pé wọ́n ti túbá síwájú kó lórí tó gbá wọn mú so فاعلموا أن الله غفور رحيم ní pé ẹlọ́mọ̀ pé Ọlọ́run ọba ọba aláforíjì ọba kí ni ọba akẹ́niọ̀ bọ̀ tí kò tán ọ̀tọ́rọ̀ tí bandit bá ti pààyàn lọ́nkọ́ ó wá túbá kí síwájú kan tó gbá mú kí ní ọ̀sẹ̀lẹ̀ hmm? naam taballahu alayhi tí bandit bá tó bá ti túbá bọ̀ ó ti pààyàn lọ so báyá kẹ́ mọ̀ pé ní kí ni wọ́n kẹ́ mọ̀ ní dógó ẹlẹ́jẹ̀ oye so ojú rẹ̀ gan kí lókọ rẹ̀ ojú rẹ̀ gan ẹjẹ́ ni so eh, so ó wá túbá síwájú kan tó gbá mú àbí dógó ẹ onílẹ́bẹ̀ ẹlẹ́jẹ̀ so eléyìí kọ́dì yóò kẹta ló kè sọ́ọ́sán láàdàn oyi kọ́dì yóò kẹta ló kè sọ́ọ́sán láàkín láàdàn torí pé hadd ni pípa tó fẹ́ pa wọ́n tẹ́lẹ̀ àbí kí ni had had ní kí ni capital punishment but qisas ní kí ni retaliation àbí wọ́n fẹ́ gbẹ̀ wọ́n fẹ́ gbẹ̀san fún ẹni tó pa so tó bá ti túbá wọn ò ní pa má haddan ó pa ní kí ni qisas ni yàtọ̀ wà láàrin méjì o so yé báyìí so yàtọ̀ wà láàrin méjì so tán bá pààyàn tán bá fẹ́ pààyàn haddan kò sí pé mo foríjì ara ọ̀ bí àwọn bandit so kò sí pé mo foríjì bọ̀ tán bá fẹ́ pààyàn kì sọ́sọ́n náà tán bá fẹ́ pààyàn kì sọ́sọ́n àwọn tí ó jẹ́ wà líyẹ ní tọpa àwọn lè sékín wọ́n lè decide láti dárí yẹ nìyẹn so yí báyìí so ìyàtọ̀ wà láàrin méjì ok khawarij tó ti wá túbá ńkọ́ so khawarij khariji tó túbá ńkọ́ wọ́n padà wá gbá mú ah <coughs> an tábà tábà Allahu alayhi òun náà ti wá pààyàn kọ́ so òun náà ti pààyàn lọ so òun náà qad qad ni o so qad yuqtalu qisasan la haddan oye so irú ẹ̀hùn náà wọ́n lè ṣe kí ni ó lè ṣe pé ó lè padà tọ́ sí pé wọ́n pa òun náà qisas pé wọ́n fẹ́ fi gbẹ̀san fáwọn àwọn èèyàn fi pa kìí ṣe pé haddan kìí ṣe ní capital punishment so yí báyìí so nínú àwọn ibi tí àwọn kòtọ́ ọ̀tọ́rọ̀ àwọn bandit àtàwọn terrorist ibi tán ti kó ọ̀pọ̀ nìyàn so wọ́n ni àṣẹ́kùnbéèdè wá ní ẹ̀rá àwọn tán máa ń claim pé tán máa ń defend àwọn terrorist àbáwọn tán defend àwọn bandit ẹ̀dàkùn ẹwà àwọn tán defend àwọn bandit náà ah ọlọ́run ìdájọ́ ṣẹ̀ríà ṣẹ́wọ̀n pé irú ẹni báyìí náà ń pè ní àrídù nínú fiqh àrídù náà máa ń pè ní àwọn gini àwọn bandit àwọn highway robber nínú fake irọ́ ni bẹ́ẹ̀ tán bá gbáhùn náà mú à ìdájọ́ kankan náà ni o ìdájọ́ kankan náà ni oye so illa inda shafi'iyya so bọ̀ ìdájọ́ kankan náà ni so tán bá gbá rídùn náà mú so ẹni tí ń tẹ́kí ẹni tí ń defend àwọn bandit so tí a bá ń lo ìdájọ́ ṣẹ̀rẹ́ àwùjọ wa yìí yóò sinmi nínú àwọn ọ̀daràn gẹ̀ẹ́ so wọ́n ní fàyídá dóbìtọ̀ wà ulqiya alayhi al-qabd wọ́n tẹ́ bá gbáwọn ẹlòmí nínú àwọn terrorist yìí wọ́n sì kíni wọ́n sì ti capture rẹ̀ fàkọ́ọ́lá gọ́rọ̀ rubí ọmọ ní wọ́n deceive mi ni wọ́n deceive mi ni ah, ẹmẹ́dàgbẹ́ mọ́ pa mí èmi ti fẹ́ kó láàrin wọ́n tẹ́lẹ̀ yìí ríbi kó ní ara lọ́mọ túbá láàrin lálkìyàmọ́ túbá láyé lọ́bọ́lọ́n kó lọ́mọ túbá lálkìyàmọ́ báwọn túbá láyé kò sẹ́ni tí ah, ok ẹmọ gbọ́n kan tí ṣẹ́kù bẹ́ẹ̀ sọ kò ní ìdíkín sọ fún wa wọ́n ní àtọ́wù ní darahima kadha wa kadha wọ́n fún mi léye báyìí léye báyìí wọ́n ni wàdáà wà himayati wọ́n sì ní kíni wọ́n sì ti má ti join àwọn in save wọ́n ni yuqalu la sha'na lana bika wala bihim kò sí tó kàn wá àti wọ́ anta mu'tarifun bi jarimatik ó ti jẹ́wọ́ nípa ẹ̀ṣẹ̀ tó ṣe qala na'am ana fa'alt bẹ́ẹ̀ ni mo ṣe kíni èmi mo lọ sẹ́ti bọ́m̀bù sí sórí bínú tí èèyàn 500 yẹn kù wọ́n ni qulna bismillah wọ́n ni intansọ̀ ni pé bismillah as-sayfu jazaa'uk ìdà lókù tí ó jẹ́ sàn báyìí wọ́n ní hadha hukmullah wọ́n ní ìdájọ́ Ọlọ́run lélẹ̀ hal tatub so túbá kíní kan wà tí àwọn èèyàn kí ń understand nípa ìdájọ́ Ọlọ́run ọba àbí ẹni tó bá fẹ́ ṣe haddu fún ẹni tó bá fẹ́ ṣe haddu fún wọ́n lè sọ pé kóhun náà túbá bọ̀ ìtúbá rẹ̀ ò ní jẹ́ májẹ̀mú láti má ṣe haddu fẹ́ lómi oye ìlú ẹ̀lómi tó bá fẹ́ pa wọ́n ìtún sọ fún pé láàrin ni àtọ́lọ́wọ́n bá tó pa ọ́ túbá o túbá dáadáa o lẹ́yìn náà wọ́n apá ìdí pé ọlọ́run fẹ́ yí kí gbogbo èèyàn túbá ọlọ́run bá fẹ́ kí gbogbo àwọn ẹrú òun kan bá báhùn lẹ́ni tó túbá so wọ́n wà ní sẹ́kù bèèdè wọ́n sọ fún wọn bíbà pé wọ́n ni wọ́n sọ fún pé hal tatub so túbá lọ sọ́dọ̀ náà bá qala na'am atub nke bẹ́ẹ̀ ni mo túbá qulna in tubta fadhaka baynaka wa bayna Allah a sọ fún pé tó bá túbá ọ̀túbá láàrin rẹ̀ àtọ́lọ́wọ̀ bá ní o yaghfirullahu lak insha Allah ọlọ́wọ̀ bó forí jì ọ̀túbá wù hadha shay'un baynaka wa bayna Allah in tó wà láàrin rẹ̀ àtọ́lọ́wọ̀ bá lélẹ̀ nahnu la natadakhal baynaka wa bayna rabbik awó olè wọ àárín rẹ̀ àti àní ọlọ́wọ̀ bá lakinna al-hukma yunaffadh ṣùgbọ́n ìdájọ́ ọlọ́wọ̀ bá àwọn implement rẹ̀ ohi so kí a máa wò pé àyíntọ́ bá fẹ́ pa náà tó yí pé ṣẹ̀ríà nìkan parọ́ ẹni bẹ́ẹ̀ Eh, ó ṣe remorse ara kìí ṣe tí wọ́n sọ bọ́ ọ̀sọ́ nìyẹn ẹwà ma tí ẹwà ma tí ẹni tẹ́ ẹ ma ń rí láyé sí ni pé gbogbo àwọn nǹkan tí ṣẹ̀rí àti sọ yìí ẹ mọ̀ra wọn lílò rẹ̀ kìí pé àwọn ń lò láti fi tẹ̀lé ṣẹ̀rí àwọn ọlọ́wọ́ ẹ mọ̀ra wọn lílò rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn lónìí ni pé ẹlòmí ò jẹ́wọ́ pé òun lòun pa àwọn èèyàn so òun sì túbá òun sì ó wọn ò kí pé wọ́n fi ń ó ti wá túbá náà ẹ̀mọ̀dí ni fíìmù ti dá làákà àwọn èèyàn rú fíìmù ti dá làákà àwọn èèyàn rú pé wọ́n ti rẹ́nìkan nínú fíìmù ó ṣe kíni ó bóòsì bóòsì ṣe kíni bóòsì sáìdá fún oye so bóòsì sáìdá fún ara nítorí bóòsì wá sáìdá fún ẹlòmínà fi wá ṣe kíni lòmínà kà fi di bóòsì ni ó wá pa bóòsì ó pa àwọn ọmọ bóòsì ó pa gbogbo ẹ̀ ọ́yí ṣùgbọ́n tó wáyá ó sàwá ó wá tú ó wá kọ apology sáwọn èèyàn ó sì ó sì yọ̀nà kò yẹ ká pa á mo sí ìdá kò yẹ ká kò yẹ ká ọ́yí fíìmù ti dà làákàyà so kíyàn sí orí mọ́ọ̀sì kò túmọ̀ lo ìdájọ́ ọbọ̀ lọ́wọ́ ọba so so kíyàn sí orí mọ́ọ̀sì kọ́ ni pé kan filẹ̀ ara torí pé hadu wọn máa ń gbé kalẹ̀ nítorí oríṣiríṣi reason oríṣiríṣi ìdí ló máa ń fà tán fi gbé haddu kalẹ̀ nítorí káwọn ẹlòmíì náà lè kẹ́kọ̀ọ́ pé wo ẹni tó tún ẹni tó tún tú ẹni tó ṣe kíni ẹni tó tún ṣòrí mọ́sí lélẹ̀ lẹ́yìn nǹkan tó ṣe yìí wọ́n yìí pánà ni o so gbogbo ilé ló wà nínú ṣẹ̀rí àrán ọba oye so gbogbo ilé ló wà lórí nínú ṣẹ̀rí àrán ọba ẹ wo orú kùtọ́ òtóró kùtà sọ yẹn ni pé kọ́dì yóò kùtà lú kì í sọ́ọ́sọ́ ńlá kíni la haddan kẹ́nìkẹ́ má fi rò pé tóun bá ti ṣe bandit fáìmẹ́yọdún òun kàn túbá lójọ kan ni àtàmà gbá mú ọyẹ pàkì sọ́sọ́nà ọtí túbá ọtí túbá láàrin ilẹ̀ àtọ́lọ́wọ̀n àbáníyàn so yé báyàn so kò jẹ́ bó sì jẹ́ wọ́n ní Sheikh Baydi ní albatilu thani anu ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn wọ́n ní itlaqul munadharati wọ́n ní wa hadha khata ni wọ́n ní fa innal muhariba la yunazar ẹni tí ń gbógun tàwọn mùsùlùmí tí ń jà àwọn mùsùlùmí lógun terrorist èyàn ní bá ṣe debate kankan wọ́n ní Sheikh Ubaydi ni wa qad qaddamtu aqsam al muhariba mo sì ti fi síwájú ìran nínú àwọn aran kíni ìran àwọn tó ma ń gbógun tàwọn mùsùlùmí min haythu rọ́yàtì ma'alúmá wa ghayriha nínú èyí tó igbé kíni èyí tó ní rọ́yà tààmà àti àtàwọn mìíràn wa annahu yunadhar àti pé wọ́n dìbètò alladhi lahu rayatun ma'luma èyí tó ní rọ́yà tó ṣe kíni tààmà yumkin al-wusulu ilayha tẹ́yàn lè débi ibi tó wà láti wọ́n ti kórapọ̀ wọ́n ti kórapọ̀ wọ́n ti wà papọ̀ lábẹ́ àsíá kan wọ́n ni but aṣọ fún wa pé ah, taqsimu yìí ah, taqsim ní ìwòye sí munadhara tí sẹ́kù bẹ́ẹ̀dì se ni wà ilá àwọn olùmọ́ máa ń kó gbọ́n papọ̀ ni àwọn táwọn olùmọ̀ máa ń separate nínú àwọn ìjáde lórí àwọn kíni làwọn bùgọ́ wọ́n ní wà láàmùrù ila imam wọ́n ní alamari ọ̀dọ̀ imam ni ó padà sí ọ̀dọ̀ olórí laysa ila ahadi nas ọ̀rọ̀ pé kí wọ́n sí báwọn ṣe ó jáfẹ́ ẹ̀sìn kò túnmọ̀ pé ó ìdájọ́ ó mọ síyásà sí ó mọ gbogbo ẹ̀ so àwọn yíò ma bó lórí fa àwọn ma bá lórí fa lórí àwọn decisions tán make wọ́n ni wà yín kánù ulama wọ́n ni fannadharu lahu wọ́n ni olórí ni ó wòye sí o wa huwa yastashiru ahlal ilmi wal fadli yóò gba ìmọ̀ràn àwọn kíni àwọn onímímọ̀ àtàwọn ènìyàn ọlá wala sha'na lana nahnu wọ́n ni wà bí hadha ta'lamun wọ́n ni pẹ̀lú ilé yẹ mọ̀ anna itlaqo da'wati ila al-hiwar ma'a haula níbi kí a máa pèpè sí pé à dialogue lè yóò ní pẹ̀lú àwọn khawariji dialogue lè yóò ní lọ máa ṣe dialogue pẹ̀lú àwọn bandit àbáwọn kí rẹ̀ àwọn tí ibò yìí tán jí epo yìí kí wọn náà àwọn tán máa ń jí epo àwọn ibò tán jí epo yẹn so gbogbo àwọn so gbogbo àwọn náà báyìí torí kèsí bandit nìkan tàwọn Ìgbò yẹn náà ti lágbára gan gbogbo bí wọ́n ṣe wó Nigerian sí náà sí so kìí ṣe pé yàn ń sọ ilé fẹ́yà mẹ́yà ẹ́ so gbogbo ohun tán bá pẹ́ra wọn gbogbo ohun tán pẹ́ra wọn tán ma ń jẹ́po ní rivers ní gbogbo àwọn bẹ̀yẹn tán ma ń wọnú àwọn gbó lọ tán ma ń kidnap àwọn èèyàn gbogbo àwọn kama yẹn àwọn eléyìí náà ìdájọ́ àwọn kíni ìdájọ́ àwọn kò tọ́ ọ̀tọ́rọ̀ kò ní ẹlòmíì sí rèyí nínú àwọn ẹlòmíì quta'u turuku ni kharijitu ni so kò jẹ́ bó ṣe jẹ́ so wani a ah, wa bi hadha ta'lamun wani pẹ̀lú le ye ma o anna itlaq ad-da'wati ila al-hiwar ní pé kiyan ma sọ pé kiyan pè wọ́n sí dialogue ni ma'a haula pẹ̀lú ra wọn yan báyìí masdaruha rajulani faqat ìran yan méjì ni man ṣe la kò sí kẹta fún wọn al-awwal alawko rajulun jahilun tó jala imakan wọ́rọ̀hù baríkul ìbárọ́tì muzakhrafa wọ́n ní àwọn ará àwọn ará tí ń sán mẹ́nàmẹ́nà nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n bù lọ́sọ̀ wọ́n ní òun ló sì kíni òun ló gbàtànjẹ pẹ̀lú rẹ̀ fa akhadhatuhu al-aatifa oye kíni emotion wá gbé wọ́n ní li'annahu laysa 'indahu fi hadhihi al-mas'ala fàkọ́ládà gọ́yọ̀rọ̀hù ó bá ó wá tẹ̀lé lómi gọ́ọ̀gọ́ lè annahu min alhamaji ri'a nínú àwọn tọ́sẹ̀ kíni tán jẹ́ inú àwọn rọ̀tìrọ̀tì àwọn ọkọ̀ àwọn kíni àwọn rọ̀tìrọ̀tì àwọn èèyàn gbogbogbò ni wọ́n wọ́n ni wà sáàni ìran aláwọ̀kọ́ nínú àwọn èèyàn tí yẹn lè máa rí tó fẹ́ tí ó mọ̀ defend àwọn kàwárí jẹ́lẹ̀ aláwọ̀kọ́ wà sáàni ẹlẹ́kejì rajulun sahibu hawa ẹni ẹlẹ́kejì tó jẹ́ onífẹ́ẹ̀nú subhanallah ẹwùgbà kan tẹ́yìn alákùnrin burúkú yìí tó ń defend àwọn bandits tó ń defend àwọn bandit ó sì sọ pé tí ẹ bá yẹ pé àwọn àwọn mubarirọ́tì tí ó wọlé ìbàyẹn náà jẹ́ àwọn ọmọ Yorùbá gbé so àwọn táwọn náà láwọn fẹ́ lọ skún tipatipa pé táwọn bá lọ skún àwọn onísorí rẹ̀ so wọ́n wá ń lọ wọ́n wá kó láti lẹ̀ yìí wọ́n wá lọ sí Kánò wọ́n lọ sáwọn bòmí tó wọ́n so fídíò wọn báyìí wọ́n ma fọ̀bẹ̀ yà wọn lára pé wọ́n ni ọ̀yá sọ fáwọn ọmọ sọ fáwọn òbí rẹ̀ kan sẹ́ndowó bàbá burúkú yìí yóò wá jáde yóò àmọ́ defend àwọn bandits ìyìn rántí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn series ọ̀rọ̀ pọ̀ tó sọ gbangba yìí so wọ́n ni wà sáà ni rajulun sahibu hawa so wọ́n ni ẹlòmí náà tó wà tó ṣe pé kíni onífẹ̀ẹ́nú ni mukhadhilun mubtadi'un dallun wọ́n ni kíni olùjàmbá ni aládádálẹ̀ ni nípa àwọn nǹkan tá ń gbọ́ nípa àwọn ọmọ ogun súnnà níbí báyìí àsákìrì khodimil ah, ah, ah, haramain àwọn tó ń jẹ́ kí ni àwọn ọmọ ogun saudi so wọ́n ni min tatabbu'i haulahil khawarij níbi ká ma wọ́n àwọn khawarij yẹn kí wa mutaradatihim àti ká ma lé wọn wal qabdi àti ká ma gbá wọn min numu wọn wa itlaqin nari ala man anada àti ká ma sí kí ni kí wọ́n ma hupun fire kama sina kí wọ́n kama sina bọ́ àwọn tánbà síkín àwọn tánbà lágídí nínú wọn walam yastaslim tí ó ju tí ó gbà kan ti mọ́ huwa mina sunna gbogbo nǹkan táwọn ọmọ ogun yìí ń ṣe ogun Saudi gbogbo nǹkan tó ń ṣe sunna ní nǹkan tó ń ṣe fa nas'alullaha Shaykh Ubaydi ni à ń bẹ lọ́wọ́ ọba an yamudda abna'ana kọ́lọ́wọ́ ọba kó ran àwọn ọmọ wa kó ràn wọ́n sí rijal al-amni àwọn tán sikini àwọn tán wà nípò security wọ́n ni bí auni minhu pẹ̀lú ọ̀nà lọ́wọ́ látọ̀rọ̀ rẹ̀ wa sabrin ala mujaladati hahula àti sùúrù lórí kini lórí àti sikini àti gbógun ti àwọn khawariji so àti sùúrù lórí àti gbógun ti àwọn khawariji wa ana aqul sheikh ubaydi ni èmi wá sọ pé o kullu qita'ati asakiri sunna gbogbo àwọn sectors gbogbo àwọn orígun àwọn ọmọ ogun sunna that is asakiri khadimil haramain àwọn ọmọ ogun tí wọ́n ń ṣiṣẹ́ sin àwọn haram méjèèjì wọ́n ni hum indana rijalu aminin àwọn ẹni yínà ní kíni àwọn ni wọ́n jẹ́ peacekeeping men wọ́n li annahum laysu hurrasan ala rijalin mu'ayyanin torí pé kìí ṣe pé wọ́n jẹ́ security fún a particular person wa innama hum hurrasu sunna wọ́n sì kíni wọ́n dáàbòbò sunna ni wallahi ẹsì rẹ̀ sunna samu sheikh ghanim sójà ni wọ́n sheikh na sheikh ghanim al-abdali sójà ni wọ́n kan tó wá rìtáyà oye so sheikh ghanim al-abdali so sójà ni wọ́n kan tó rìtáyà so wani wa innama hum hurrasu sunna wani wa hurrasu wa hurrasu ahliha wọ́n sì jẹ́ kí wọ́n sì jẹ́ wọ́n jẹ́ olùdábòbò fún sunna wọ́n sì jẹ́ olùdábòbò fún kíni fún àwọn onísunna wọ́n ní fahimu hurrasu hadha ad-din wọ́n láwọn ọmọ ogun yẹn àwọn military men yẹn wọ́n ní wọ́n jẹ́ olùdáàbòbò ẹ̀sìn yìí ni ọ wà hurwasil a'rad olùdáàbòbò ọmọlúàbí àwọn èèyàn wà nufus àtẹ̀mí wọn wà bí hadha nusi abna'ana pẹ̀lú ilé ìlàfi gba àwọn ọmọ wa ni yẹn yukhadhilun olùdalẹ̀ ni wọ́n fayaqulun wọ́n a ma sọ pé haulai masakin àwọn terrorist tẹ́ mú yìí aláìní ni wọ́n haulai du'af pé àwọn kìí ilẹ̀ ó lẹ ọmọ burú tí wọ́n dánwò núgbó ọmọ tí wọ́n ń ṣe fáwọn obìnrin musulmi ọmọ tán ṣe fáwọn ọmọ musulmi ọmọ tán fojú àwọn musulmi rí wọ́n ni haulai dullal pé àwọn sínà ni bọ́n ṣe wá sínà yẹn ìwọ̀n náà sínà pẹ̀lú tó ń sọ yẹn wọ́n ni haulahi mugharrarun bihim àwọn ilé yóò àwọn gbàtànjẹ́ pẹ̀lú àwọn èèyàn ni fahadihil ma'adhir sheikh bẹ́ẹ̀ sọ pé gbogbo àwọn excuses rèdèrè táwọn èèyàn fáwọn terrorist wọ́n ni la tughni shay'an kò sànfàní rárá o wọ́n ni man rakaba haddan min hududillah ẹni tó bá ṣe kíni ẹni tó bá gùn kankan ẹni tó bá kó sí kankan nínú punishment ọlọ́run ọba wa kana baligan aqilan ó sì ẹni tó ní làákàí ó ti bàlágà ó ti jẹ́ tó ní làákàí yunafadhu fihi hukmullah wọ́n lo ìdájọ́ Ọlọ́run balẹ̀ lórí ni walaysa lana an nashtagila bi kawnihi ghurira bi kò sí tó kàwà pẹ̀lú kábízí ara wa pẹ̀lú kíkíní ẹ̀wọ̀n ó gbàtàjẹ pẹ̀lú àwọn èèyàn kan ni àbí wọ́n lópin ìgbà tó bá ṣe pé kí ni àwọn májẹ̀mú yìí apply ìdájọ́ yẹn lórí lé e lórí ó ti pé wọ́n ní fal ahkamu shar'iyya àwọn ìdájọ́ sharia yukallafu biha man kana balighan aqila wọ́n láàbọ̀ ẹni tó bá ṣe kí ni ẹni tó bá ti bàlágà tó sì ní làákà wọ́n láàbọ̀ lọ́rùn ni so ìwọ òbí eh kìlọ̀ fọ́mọ rẹ̀ nǹkan tí àbí pẹ̀lú terrorism ara ọ̀ in tọ́lọ́wọ́ bá ń sọ nínú ìdájọ́ lélé yìí ìdájọ́ ọlọ́wọ́ bá làwọn olùmọ́ ń sọ fún wa yìí wọ́n ni alqismu thani min alkhawarij ìran kejì ní àwọn khariji alqaadiyya àwọn khawariji kí ni àwọn àjòkó nlé àjòkó ní Qatar ṣe fatwa àjòkó lamẹ́ríkà ṣe fatwa àjòkó ní Britain ṣe fatwa àjòkó ní Switzerland àjòkó ní Netherlands so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlú àjòkó ní Netherlands ṣe ìgbógun tàwọn mùsùlùmí gẹ́gẹ́ bí ìkan àwọn khawarij Eh, Libya kẹbọ́ sí ń ṣe so eh, kí ló kọ̀wé mufti wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ al-kadhib so al-kadhib so wọ́n rọ̀ ìgbé wọn súnnà ní tẹ́lẹ̀fà tó yí pé gbogbo àwọn nǹkan táwọn súnnà sọ ní o mọ̀sán ìsìnbà ìtọ́kì ló wà tí ń ṣe fatiwa khuruju fún àwọn ará Libya lọ́wọ́ báyìí so wọ́n ni àwọn alqismu yana ilẹ̀ kejì min al-khawarij àwọn khawarij ajókòó lè ṣe fatwa ajókòó lè ma instigate àwọn èèyàn wọ́n ni awil qa'idiyya wọ́n ni summu bi hadha al-ismi wọ́n ni àbáwọn náà pè ní al-qa'idiyya wọ́n ni wọ́n pè wọ́n ló kọ̀ yí li'annahum laysu muhariba torí pé àwọn ò jagun lakinnahum mu'ajjijatun li nari al-harbi ṣùgbọ́n àwọn náà ń kóná wọ́n àti ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àwọn tán jẹ́ common people alalkhuruji bil kalima pẹ̀lú pé káwọn yẹn jáde wọ́n instigate wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọn bima yulqunahu mina shubha pẹ̀lú àwọn nǹkan tí wọ́n sọ́lẹ̀ tí wọ́n jùlẹ̀ nínú àwọn ìrújú wa bima yushahiruna min akhta'il imam àtàwọn nǹkan tí wọ́n ṣe tí wọ́n jẹ́ kó gbajúmọ̀ nínú àwọn àṣìṣe olórí tó lórí bá ṣàṣìṣe kìí ṣe tí yóò máa tàkà ọ̀ oye aw ummalihi àbí àṣìṣe àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ fólórí wanuwabihi àbáwọn tó jẹ́ representative olórí fil mahafil láwọn àpèjọ wal khutab àti lórí mímbà àti lórí nínú khutba wal muhadarat níbi àwọn lectures wọn wallahi ẹlòmí kò sí ma ń lẹ̀ náà ni torí sí ma bá wọn lẹ̀ ọ̀ ní so ọ̀dọ̀ ẹlòmí lẹ́sí ma bẹ tí àpò ráìsì dì èyí tẹ́pọ̀ dì àwọn èèyàn ríde ìdílẹ̀ ti máa mọ̀ kò sí pé wọ́n ń darí wọn padà lọ́sọ́dọ̀ ọ̀rọ̀ ọba kan bí wọ́n sàsí máa bínú sáwọn olórí náà ni gbogbo kútùbà láyé bíbà pa àwọn olórí nìkan náà ni àwọn tó àwọn èèyàn ló sì wọ́n lájú rẹ̀ tó yẹ kó bá wọn sọ̀rọ̀ ẹ má mutí mọ́ ẹ má ṣe lè mọ́ ẹ má ṣe lè ẹ ṣe súnnà ẹ níbi àwọn àpèjọ àti khutbah àti kíni àtàwọn lectures wọ́n ní wà nadawat àtàwọn seminars wà wasailil ilam àti kíni àti níbi àwọn social medias almakuru'a èyí tí a ma ń kà ní awil mar'iyya àbẹ́ tí a ma ń rí ní bí fídíò ní awil sam'iyya àbẹ́ tí a ma ń gbọ́ bí audio fil majalisi al'ammati wal khassa ní jòkó gbogbogbò àti jòkó ẹ̀sà wọ́n fahawulahi humul qa'adiyya àwọn eléyìí ni àwọn qa'adiyya wa haulahi kadhalika yunadharun àwọn eléyìí náà èyàn lè bá wọn ṣe kíni èyàn lè bá wọn ṣe fánfà wọ́n ni ah, wa yusfa'una ala wujuhihim bil ilm èyàn ṣe kíni èyàn wọn èyàn ó fi mọ̀ gbá wọn lójú wa yuraddu alayhim bis sunnah kódà kó ṣe pé èyàn ó dákọ wọn ìdàktádọ̀ al'amuru so tí alamari bá bukata kúkẹ́ ma dákọ̀ àwọn khawarij wọ́n ni fa'an asim al'ahwal wọ́n wá látọ̀dọ̀ al'asim al'ahwal qala kana qatadatu yuqassiru bi amr ibn ubaid wọ́n ni qatada man lallasi amr ibn ubaid fajathautu ala rukbatai ó ní mo wá sí mo kàn sí mo wá wà lórí a ah, kílùkọ́ rẹ̀ orúkún فقلت يا أبا الخطاب واني يا بابا الخطاب، هذه الفقهاء ينال بعضها من بعض اه سواء فاهم براوني سواء فاهم براوني واني فقال يا أحوال، ولو وصفوا بير أحول رجل ابتدع بدعة فيذكر èyàn dáadáadáa kalẹ̀ èyàn ma dákọ̀ rẹ̀ náà ni so èyàn dáadáadáa kalẹ̀ èyàn wá dákọ̀ rẹ̀ khairun min an yukaffa anhu ó dájú kíyàn sí gini kíyàn fi ilẹ̀ lọ wọ́n ni wàháwùláhì nawabit wọ́n ni ẹ̀rá àwọn tí wọ́n ń gbèrú yẹn àwọn kéèkéé táwọn náà ń gbèrú lórí ìròrí àwọn kàwárí yìí wọ́n ni yugoddi fikrahum in tó ń ṣe kíni in tó ń nu làákà ìwọ̀n in tó ń fún làákà ìwọ̀n ní kíni ní epo sayyid kutub òun ni sayyid kutub wa ghayruhu min ahli dalal àtàwọn ẹlòmínà nínú àwọn ẹni ànà faman khabara kitaba ma'alim fi tariq ẹn tó bá mọ̀ nípa tíra ma'alim fi tariq arafa dhalik yóò mẹ́lẹ̀ pé sayyid kutubu òun ló rí àwọn èèyàn lásìkò wà yí lórí ìròrí kíni lórí ìròrí àwọn khawarij li anna hadha alkitab tó rí pé tíra sayyid kutubi yu'ti dalil alqati' wal burhan as-sati' wani tíra ní pé alákùnrin Sayyid Qutbi yóò hamilu liwa ìtẹ̀kìfìrí fi hadha al-asr ní pé òun ló ń gbé àsíá ìmá pa àwọn èèyàn ní kèfèrí ìmá pé àwọn èèyàn ní kèfèrí lásìkò wáyé wa ma'a hadha pẹ̀lú eléyìí náà yìí yaqulu ba'dul mutahadhiliqo ẹlòmí tó yẹ pé tí ń fẹnu dátọ́ ẹlòmí tí ń fẹnu dátọ́ àbí ha Sayyid Qutb ah ó ní nǹkan báyìí lọ́dọ̀ ó ṣàṣìṣe báyìí ó ṣàṣìṣe báyìí lakin la atahimuhu fi dinihi ṣùgbọ́n ah ìkẹfí sí níbi ẹ̀sìn rẹ̀ falahu da'wa ah so ó ní kíni ó ní da'wa Sheikh Ubaydi ni ya lal ajab ah, ó mà ṣe o fa hadha wa amthaluhu wọ́n ẹ̀rí irú àwọn èèyàn báyìí fasalu takhassusahum alladhi yad'una wọ́n separate láàrin kílùkọ rẹ̀ láàrin in tó jẹ́ specialty wọn that is in tó jẹ́ field tí wọ́n tí wọ́n study wọ́n ni wà náà lò fihi shahadati aljami'iyya al'ulya wọ́n sì ṣe kí ni wọ́n sì àwọn higher degrees wọ́n sì kí ni wọ́n attain níbi àwọn a field wọ̀nyí àbáwọn specialty wọ̀nyí fasalu takhassusuhum an manhaji salaf wọ́n sì wọ́n separate takhassusu wọ́n separate ẹ̀kọ́ lójú ọ̀nà salaf bí ẹni tí ó mọ̀ dákọ̀ Sayyid Qutb níbi kíni níbi àwọn orísìírísìí àwọn kẹmí so pé ah lábala pé kíni lábala adab lábala kíni wúlè rádáradá ni wọ́n ni wastaqallu wọ́n ni wàlè hadha saru yuqa'iduna qawa'ida wọ́n ni ìdí nìyẹ tí wọ́n fi ma fi lọ́lẹ̀ àwọn òfin wa usulan àtàwọn ìpìlẹ̀ fásida tó jẹ́ aburú wọ́n ni wa yunshi'una aqwalan ghariba wọ́n sì máa ṣe kíni wọ́n ma gbé dìde àwọn ọ̀rọ̀ tó jájòjì khalafu biha alkitaba wa sunnata wal ijma'a àwọn ọ̀rọ̀ tó yí pé wọ́n fi yapa Qur'an àti sunna àti gini àti ijma'a so kò jẹ́bọ́ sí jẹ́ nípa àlàyé tí Sheikh Ubaid rahimahullahu ta'ala tí wọ́n ṣe nípa gbólóhùn imamain ní pé alkhawariju murraq àwọn khawarij kí ni wọ́n murraq ni wọ́n so ẹ̀rí pé àlàyé tó kún àlàyé tó kún kẹ́kẹ́ lálàyé àlàyé tó ṣàǹfààní gan tíra yìí tíra Takhilul Alim tíra tí yẹn lè ṣe ní marja'a yẹn tí yẹn mọ̀ padà sí tí yẹn mọ̀ wà masáìl kí ni Shaykh Ubaydi sọ bẹ́ hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa